I want to appeal to everybody this morning. Listen very carefully to this message. It is related to the issue of home, marriage, family. But please listen very carefully. And there are some things that we are going to say from this pulpit today that may sound somehow silly and raw. But we have to do our duty as ministers of the gospel. So, we are looking at what I call the victorious family. The victorious family or you can call it the prevailing family. Àbí ìdílé tó ń borí. A second Corinthians chapter two. Léde Second Corinthians chapter two. Lékejì àwọn ará Kọ́rìntì Verse fourteen. Now thanks be unto God. Why is he thanking God? Kí always causes us to triumph in Christ. And make it manifest the saviour of his knowledge by us in every place. Lókè tí òórùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Thanks be to God. Ọpẹ́ ni fún Ọlọ́run. Because he is always helping us to record victory. Ṣégun máa ràn wá lọ́wọ́ láti ní àwọn ìṣẹ́gun. Always. Nígbà gbogbo. Not occasionally. Kò ṣe pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Not once in a while. Àbí nígbà díẹ̀ díẹ̀ sí àwọn. We are always recording victory. Nígbà gbogbo la máa ní ìṣẹ́gun. The victorious family. Ìdílé tó ṣẹ́gun. Is the family that is recording victory over the attack Ìdílé tó ń ṣẹ́gun yóò ní ìṣẹ́gun tó pọ̀ lórí rẹ̀. The attack will not destroy them. Ìgbógunti kò ní pa wọ́n run. The attack will not scatter them. Bẹ́ẹ̀ni ìgbógunti kò ní tú wọn ká. But they will come out victorious. Ìgbèrè pé aṣẹ́gun wọn ni ó jẹ́ lẹ́yìn rẹ̀. Among many other things. Láàárín ọ̀pọ̀lọpọ̀ nǹkan. There are three major sensitive issues that the enemy uses to divide, to scatter, and to disorganize marriage. Àwọn kan mẹ́ta gbòógì ọ̀gẹ́gẹ́ ọ̀sán máa lò láti fi kíyà àbí láti mú kí ilé tí ó túká. Three major sensitive issues. Ọ̀rọ̀ gbòógì mẹ́ta ta gbọ́dọ̀ fi èsì. Underline sensitive. Àwọn kan mẹ́ta gbọ́dọ̀ fi èsì rẹ̀. There are so many things but these three major ones. Ọ̀pọ̀lọpọ̀ kan lọ́wọ́ fún àmẹ́ta yìí ló jẹ́ gbòógì. They are highly sensitive. Wọ́n jẹ́ ìgbésẹ̀ gbọ́dọ̀ fi èsì. And the enemy is using constantly to destroy homes. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọ̀dá fi ń lò láti lè mú kí àwọn èsì in our own generation. even in our churches now. the rate of divorce is very alarming now. and we as ministers we can tell you what is going on. because we get to talk to people. at least within the last two months now about fifteen couples. Àwọn ọlọ́kọ láàrin márùndínlógún. Christian couples. Sọ́jẹ́ Kìsẹ́nì. They are separated. Wọ́n ti tu ara wọn sílẹ̀. They don't want to have anything to do with each other again. Ọ̀rẹ́ ní ohunkóhun ṣe pẹ̀lú ara wọn And when you listen to them talk. Nígbà tí a bá tẹ́tí gbọ́, wọ́n sọ. At the root of their problem. Òun jẹ́ gbòǹgbò ìṣòro wọn. You discover the three sensitive issues. Àwọn kan mẹ́ta wọ̀nyí jẹ́ òṣì àkíyèsí rẹ̀. That is responsible. Tó ṣe okùnfà for the discussion of the marriage. What are these three things? Number one, sex. Very sensitive. And the enemy is using it a lot. To scatter marriage. Number two, it's finance. Number three It's the influence of the church party ọwọ́ àwọn ẹnìkẹta bí the influence of the third party. ní tàbí ọwọ́ àwọn ẹnìkẹta. the enemy is using these three things to scatter marriage. ọ̀tá ń lo nǹkan mẹ́ta wọ̀nyí láti tú àwọn ilé ká. that is why you must have adequate knowledge. èrèdí ìkàtí gbọ́dọ̀ ní ìmọ̀ tí ó tó. deep knowledge. ìmọ̀ tó jinlẹ̀. Bible knowledge on how to constantly come out victorious Anytime the enemy comes to attack you with any of these three things. You see, as a student. Students fail in their exam. Not because they didn't write anything down. But he failed. Because what he wrote down is not enough to earn him a pass mark. So if your knowledge about any of these things is is shallow and is not Bible based, of course, what the person will record is outstanding failure. Many failed in these three sensitive areas because their knowledge about it is zero. And you know the Bible says, My people perish for lack of knowledge. I'm praying for somebody here this morning that in any of these three areas, you will not fail anymore in the name of Jesus. Because of our time, I'm going to focus on just number one, which is sex. Sex. Because this is a very large, big What you need to do is just block your feet here. Block it. Or take your Bible and go home. Look at what the Bible says. The song of Solomon. The song of Solomon. Chapter five. Panko Fulomo, kapta 5. No, kapta 7, please. Panko Fulomo, kapta 7. Panko Fulomo, kapta 7. Let's leave that. Let's go to Proverbs. We'll come back to that. Let's go to Proverbs. Proverbs chapter five. I read from verse fifteen. Proverbs five from verse fifteen. Drink water out of thy own system. Mu omi láti inú kúdù rẹ. And running water out of their own well. Àṣemíṣàn láti inú kànga rẹ. Let the fountains be be fed abroad. Jẹ́ kí And rivers of water in the street. Let them be only thy own. Kí And not stranger with thee. Let thy fountain be blessed and rejoice with the wife of thy youth. Let her be as the loving heat and pleasant robe. Let her breath satisfy thee all the time. Don't say that now the breath is now flattened. And because of that, the woman is no longer looking beautiful. And you are the one that flatten the breast. But the Bible says at all times. Sometimes you're telling God to go. Let it be satisfied with it. Not only that. And be thou rabbit always with her love. This particular scripture is talking about sex. ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti what is sex? ìwà ni ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. It is a deep relationship. Ó jẹ́ ìbáṣepọ̀ tó jinlẹ̀. Between a man and a woman. Láàárín ọkọ àti aya. And it involves the union of the reproductive organ of the body. Ó sì ní kẹ̀kẹ́ ká lo ojú ara tọ́lọ́run fún wa gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin. What is sex? Kí ni ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya? Sex is the penetration of the female organ by the male organ. Òní kí ọkùnrin yóò mú ojú ara rẹ̀ yóò jẹ́ kí òwò lu ti ojú ara obìnrin lọ. It is a divine invention designed to be experienced, practiced, and enjoyed by two married persons. Ó jẹ́ ìgbẹ́kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wá sẹ́yìn àwọn méjì tọ́jọ́ kan àti àyà gbọ́dọ̀ ní ìrírí rẹ̀. And you see, if you understand sex from the Bible point of view, it is something that we always look forward to. And you see, there is power in sex. and they came down. Angels, because of sex, they resigned from being an angel. to come and take what men are taking. láti wá they didn't look at the the children of men it is daughter daughter. Kò And he said no way. We are not going to be an angel again. Let us come down. And because of that. Nítorí They abandoned heaven. They came down here. The power of sex. I can see some people bringing some kind. God have mercy on you. It is very sad today. Ó bani ní jẹ́ lónìí. That the church of Jesus Christ. Ṣé ìjọ Jésù Kristu? Unfortunately. Ó ṣe nílànú. Is sign away from this sensitive matter. Ọ̀rọ̀ tó ṣe kókó yìí, àwọn fẹ́ sọ. They don't want to talk about it. Àwọn fẹ́ lẹ́nu gbà rárá. Because they feel that we're talking about it means that the person is very carnal. Ṣé ìjọba sọ̀rọ̀ kàwé jẹ́ kí ènìyàn jẹ́ ní ara ni? It's not good to talk about. Kò dáa tó láti máa sọ nípa rẹ̀ we are failed in our responsibility. À ń kúrò ní ojúṣe wa ni. And we must face the fact. Ẹ gbọ́dọ̀ tó sọ̀rọ̀. Unfortunately. Ó ṣe ní láàánú. What the church failed to do. Ohun tí ìjọ láti ṣe. The social media are doing Àwọn sàárín lórí ẹ̀rọ alátagbà lórí ẹ̀rọ abíbánisọ̀rọ̀. The TV stations are doing Àwọn ẹ̀rọ amóhùnmáwòrán wọ́n sọ fún wa. The worldly magazines are doing Àwọn ìwé ìròyìn tí a tẹ̀jáde wọ́n sọ fún wa. And which they are spreading pollution around. Wọ́n ti máa ń the best place ibi tó dára jù. and the right place. àti ìjọ sì tọ́ jùlọ. to talk about sex. láti sọ nípa ti ìbálòpọ̀. is the church. òun ni ìjọ lọ́rùn. the church of Jesus Christ. ìjọ Jésù Kristi. we must wake up to our spiritual responsibility. A jíjìde láti ṣe ojúṣe wa nípa tẹ̀lé. And that is why we in this ministry we organize this program. Èrè lè sọ́kà wa nílé iṣẹ́ ìrọ̀sẹ̀ àti ìgbé ìṣe ìkàlẹ̀. Happy home happy home program. Iṣẹ́ ilé iṣẹ́ ìrọ̀sẹ̀ ti jírí aláyọ̀. So that all these areas will be addressed. We are committed fully will hear today. Some of the things that we will say. They may say, well, this person himself, this pastor says, it's like, It's life. That is your own opinion. We have, if the Bible can talk about it, then we have every right to talk about it. Now there are ten things that I want to quickly mention about sex. Number one. Sex is not from the devil. It is from God. The devil did not create it. God created it. I was called to come and minister to some pastors wọ́n pè ní kí wọ́n bá sọ̀rọ̀ àwọn olùkọ́ àgùntàn. in one of our schools. nínú ìkan nínú àwọn ìjọ wa. And, and we have to touch this area. When I go there, my first question is this. Minister, pastor, workers that are here, they are over eight 800. Because in their mind, they have attached sex to evil. Wọ́n rò pé nǹkan tó bá ní You don't talk about it. Káàkiri ẹ̀ gbọ́dọ̀ mẹ́nu bàárà. It's from Satan. No. Rárá Sex is not from Satan. God created it. Ọlọ́run ló ṣẹ̀dá rẹ̀. Number two. Sex is good. Ìbálòpọ̀ jẹ́ ohun tí ó dára. Please say it loud and clear. Ẹ jọ̀wọ́ yí bẹ́ẹ̀. Say it now. Ẹ sọ jáde pẹ̀lú. If it is from God. Tó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Then it must be good. Nítòótọ́ ohun tó dára ni. They told us that sex boosts your immune system. It burns your calories. It lowers your blood pressure. These are findings from the scientists who don't read the Bible. Àwọn èsì said sex lessen the risk of heart attack tí o bá ní ìbálòpọ̀ lóòrèkóòrè kò ní jẹ́ kí ọkọ rẹ̀ bá kò ní ìgbógun tì. it takes your mind off pain. yóò mú kí ọkàn rẹ tó má rò nípa ti ìrora rárá. it helps your body to relax. yóò jẹ́ kí ara rẹ kó balẹ̀. it improves your physical fitness. bí o ti yára tó bí o ṣe ní ipá tó kò sí ìṣó yóò jẹ́ máa bẹ́ wa sí. it enhances your your sense of smell. àti lè gbóòórùn rẹ̀ á múná It improves your sleep period. These are their findings. You see, there are three major lies that people believe about sex. And many of us we have imbibed it into our system. Number one lie. Èsì àkọ́kọ́. Your sex will make you far away from God. And that it will block your spiritual eyes, block your spiritual ears, and uh, you when God is talking to you, you won't even hear him. It is a lie from the pit of hell. God will never encourage you to do what will make you to be far away from Him. Ọlọ́run ní Ọlọ́run ní rọ̀ ẹ mọ́ ọjọ́ tí òun jìnnà sí. The Bible says there are doctrines of the devil. Bẹ́ẹ̀ sọ nípa ti àwọn ẹ̀kọ́ ìsìn. And one of such doctrines. Ọ̀kan náà àwọn ẹ̀kọ́ wọ̀nyí. Is to forbid men from getting married. Because when you get married, everybody will have sex. Òmìnira The Bible says it is a doctrine of the devil. No reading of book anywhere. Kò sí ìwé tó kà láti mọ̀ ọ́. And he was able to do it to the glory of God. Ó sì lè ṣe é sí ògo Ọlọ́run. Who taught him? Ta He kọ́? It came by revelation. Nípa ìfihàn ló ti wá. And you will never hear the wife complain one day. Àtìgbọ́ bí aya rẹ̀ bá bá ó ṣe àwárí tàbí ó kùn nípa rẹ̀. Number two lies that people say about sex. This is very common among women. They say well too much sex. will make their hair to break. And it causes them not to see well. Yóò mú kí Ah ah is a lie. You will never find such in the Bible. So Sex is from God. Number one. Number two. Sex is good. Number three. Sex must be done between husband and wife. Ìbálòpọ̀ gbọ́dọ̀ wáyé láàrin ọkọ àti aya rẹ̀. First Corinthians chapter seven verse two. Ilé ìsìn ìkọ́ ìtòrí ẹsẹ̀ kejì. It says to avoid fornication. Láti yẹra fún. Let every man have his own wife. and have your own culture. So which means. That you must be married because the you can start talking about sex. Àtọ́kọ̀ Sex did not happen between man and man. Or between woman and woman. Or between a man and animal. Or between a brother and a sister. Or between a father and a daughter. No. Rárá. It is must be done between husband and wife. Òun tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya rẹ̀ ni. And if you have a wife at home, a woman at home, and you have not paid Ìdáwórí. Kò oh, sí ìsanwó orí rẹ̀. No engagement. O ní ìdáná kankan. No pastoral blessing. Kò sí kí àwọn òṣìṣẹ́ ìjọba kan wọ́n súre lẹ́yìn lórí. And you are sleeping with each other. Ẹ̀sìn wa ẹ̀sìn wa ní ìbálòpọ̀. You are not married yet. Kò oh, sí ìlọ́kọ tàbí láyà lé. That woman is a glorified girlfriend. Arábìnrin yóò bàjẹ́ ọ̀jọ́bìnrin tó ń bá dẹ́sẹ̀ ní tó ń tó ń tó ń You are committing sin. Ẹ̀ṣẹ̀lẹ̀ ń dá. Sex must be done. Ìbálòpọ̀ mọ́ láàrin ọkọ. And wife àti aya rẹ̀. And a woman cannot become your wife. Oh, a lè ṣe arábìnrin kan ní aya mi. Until you have done the engagement, paid the dowry, receive the pastoral blessing. Àwọn ìṣe àgbà tuntun rẹ̀ lẹ́yìn lórí. Number four. Ìkẹrin. Please are you following? Ten. Or shall I stop? Ah, I want to know that I'm saying something that will bless your life. Mo fẹ́ mọ̀ ìṣe ìwé tí mo sọ yìí ó ní Four. Marriage the wife of Potiphar. Aya Potiphar. She was a married woman. Ó jẹ́ Yet she was ready to sleep with Joseph. Kí ni ti gbàdúrà mi lórí? Say it's just like after I have gotten married. Olóògbé tó lè sùn ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán. I'm now seeing different different ladies. Lòun ṣẹ̀ṣẹ̀ wá rí àwọn ọmọbìnrin. That are so beautiful. Wọ́n rẹwà. More than the wife. Ìyáya tó ń gbé sílé lọ. And he was now saying, Oh God. Why did you hide this one? Níbo làwọn eléyìí wà? When I was looking for. Nígbà tí bàbá ń <laughs> God have mercy. It is not a cure. Marriage is not a cure at all. Marriage is from the Lord. But the issue of sex is not going to stop because you are married. Unfortunately, there are so many brother. ọ̀pọ̀lọpọ̀ arákùnrin ló sì wà. in our church today. ní àwọn ìjọba lónìí. that has been shaped by sexual sin. jẹ́jẹ́ ẹ̀sẹ̀ ìbálòpọ̀ ti há wọn mọ́. if you are in that category. tó bá bọ́ sínú ìsọ̀rí yìí. the power of deliverance. agbára ìtúsílẹ̀. shall set you free in the name of Jesus. lóòótọ́ di òmìnira ní orúkọ Jésù. number five. ìjà rùn. sexual satisfaction. ìtẹ́lọ́rùn nípa ìbálòpọ̀. come when it is done in the right way. It comes when it is done in the right way. That is why masturbation is very terrible. Instead of satisfying satisfaction, what you will get is guilt, self-hatred, and anger. Dípò pé kò ní ìṣẹ̀lẹ̀ òun tó rí ni pé ó bínú sí ara rẹ̀ ó ní ìjálẹ̀ bí inú rẹ̀ If you watch the internet now, there are people now who are buying sex dolls. They buy it and be sleeping with it. It is a form of masturbation. That sexual satisfaction that they are looking for, they won't get it. Ohun ẹ̀ṣẹ̀ ni ohun ẹ̀mí èjì ni kẹ̀kẹ́. Because at the root of masturbation. Lọ́sọ̀ tó ti lẹ́yìn tàbí rẹ̀. Is lust. Òun ìfẹ́kùfẹ́. Fantasy. Ṣé èèyàn ro kí àtìmáṣì di eléyìí? Pornography. Gbogbo àwòrán orí o. Sex discussion. Ṣé èèyàn máa ní ìfọ̀rọ̀sọ́rọ̀sọ̀rọ̀ nípa sex book. Ṣé èèyàn máa ka àwọn ìwé tó ní kẹ̀kẹ́ nígbà Sex magazine. Sex dream. Ṣé èèyàn máa lára ìbálòpọ̀? At the root of masturbation. Masturbation is pointing to one thing. Ìfọwọ́dára ilé ayé àrùn kan Selfishness. And it can never bring sexual satisfaction. Number six. The Bible is the most standard and qualified book on earth to read about sex nípa ti ìbálòpọ̀ bíbélì nìkan tuntun ni ìwé tó yẹ tí àgbékalẹ̀ rẹ̀ sì ga jùlọ. is the most qualified book. ìwé tó yẹ tó sì tọ́. very accurate. ó lọ tààrà. with perfect standard. pẹ̀lú ìgbékalẹ̀ tó kéjì lọ. when it come to the issue of sex. tí ọ̀rọ̀ ìbálòpọ̀ bá ti jẹyọ. all other books they are substandard. àwọn ìwé yòókù wọn ò tó wọn ò tójú òṣùwọ̀n bíbélì. unfortunately many of us we don't take time to study the bible. It is when you abandon the Bible. That will start doing what you are not supposed to do. The Bible says forever, O Lord, thy word is settled in heaven. If we follow the Bible. And we allow the word of God to guide us. We will not go into error. We will not pollute ourselves one one in one Pentecostal church. In one Pentecostal church. The the the elder went and reported the wife to the general overseer. Alàgbà kan nínú ìjọ yóò lọ fi ẹjọ́ aya rẹ̀ fún alábòójútó àgbà wọn. The this woman is denying me. This woman is denying me. So the general of Asia called the woman. Said, Madam, why are you denying your husband? Don't you know what the Bible says? Defraud you not one another. And the woman said, Daddy, it's not my fault. Ask Daddy what he wanted me to be doing. Ohun fẹ́ kí n máa ṣe. So they called his daddy. Ni alábòjútó àkànnà bá ti ọkọ rẹ̀. Daddy. Daddy. What do you want your wife to be doing? Bàbá kí lẹ fẹ́ kí ayọ̀ yín máa ṣe. The man now look down. Bàbá gbójú sílẹ̀. He could not talk again. The wife said, Daddy, I will tell you. Uh, uh, uh, He wanted me. He wanted to put his mouth into my mouth. And I said, no. The general said, Daddy, is that true? The man could not talk. If they are study their Bible. Kẹ́kọ̀ọ́ ti farabalẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni wọn. And they follow the counsel of the Bible. Wọ́n ti tẹ̀lé ìmọ̀ tó bẹ nínú rẹ̀. They will not go into that kind of position. Wọ́n ò ní wọnú irú ìdìbàdì. So it is not only unmarried people that can commit sexual sin. Married people too can commit sexual sin by doing it in the wrong way. God did not create your mouth for sex. of life. Ẹnu rẹ̀ gẹ́gẹ́ ti kẹ́ni oríṣi iye ní. So how can you now take the fountain of life and you start polluting it? Báwo ni ó wà mú oríṣi ó wà sọ́dún ohun ìṣí bàjẹ́? There are things that you do that are very dirty. Àwọn ọ̀pọ̀ àti ẹ̀ máa ń ṣẹ́kọ̀ ohun ẹ̀dín ní. They are very dirty. Ohun ẹ̀dín ní. Using your mouth to lick the vagina of a woman is dirty. Ṣé máa lo ahọ́n rẹ̀ láti máa fi lá Ojú àwọn ọmọbìnrin ohun ẹ̀gbin ní. Putting the manhood of a man inside your own mouth is dirty. Ṣé èèyàn máa fi nǹkan ọmọkùnrin sí ẹnu rẹ̀ ohun ẹ̀gbin ní? And all these things people do because they do not take time to study the word of God. Gbogbo nǹkan wọ̀nyí láti ṣe pé kí wọ́n lu àkókò wọn farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Number seven. Ìkéde rẹ̀. The greatest tool of the devil. Ohun èlò tó ga jùlọ sí èsì. To fragment life láti mú kí ayé kó fi lé ẹlẹ́yẹ and destiny. àti àyànmọ́. is sex. ó ní ìbálòpọ̀. especially sex outside marriage. pàápàá ìbálòpọ̀ tí yàn ṣe láì ṣe nínú ìgbéyàwó. is the greatest tool that the enemy uses. òun ni èrò tí ó ga jùlọ tí ọ̀sán máa lò. to fragment life and destiny. láti fi ayé àti àyànmọ́ yẹ́lẹyẹ̀lẹ. why is it so? Kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀? It is because in sex. Pépé nínú ìbáṣepọ̀. Lives are being poured into one another. Àwọn méjì wọ́n ń tú ayé ara wọn sínú ara wọn. You have been pouring the whole of yourself into another all that you are is entering into that person. and all that the person is too. is also entering into you. when the bible says the two shall become one. it says something very deep. very very deep. unfortunately. a lot of life has been fragmented. because Nítorí pé. They ate the forbidden fruit. Wọ́n jẹ èso ìwọ̀. When I was in Kaduna. Nígbà tí wọ́n ní ìlú Kaduna. I was coming down from the staircase. Mo ń sọ̀kan lórí àkàtọ̀ kan. In the hotel where I stayed. Ilé èrò tí mo wà. Going for the fellowship. Mo lọ fún ìpàdé nínú ìgbọ́ Ọlọ́run. And I saw this young lady. Bá pàdé ọ̀dọ́mọbìnrin and and this man. They were holding themselves. And God opened my eyes. What I thought shocked me. This man that was holding this lady. From the head to the waist. Láti Woman being. But from the waist downward. Láti Goat. Anyway, I just went. The following day. Ọjọ́ kejì rẹ̀. I came down to get something at the reception. Mo sọ̀ kalẹ̀ wá nínú ìyàrá mi láti wá nǹkan níbi tí wọ́n ti ń dá àwọn àlejò lóhùn. Níbi ti ń dá àwọn àlejò lóhùn. And I saw the lady. Báyọ̀ ọ̀dọ́mọbìnrin. I said, excuse me. Alábìnrin. How are you? Báwo ni o? Uh, the way I treated her. Ṣé ọ̀nà tí mo gbà kí? She was she was expecting that maybe I'm one of the customers again. Ó rò pé bí àkọ́rẹ́ náà àwọn olùbárà tó ń retí mi, mo jẹ́. So can I talk to you? Ṣé mo lè bá Say yeah, yeah, yeah. Ẹ ọjà ọjà àyíwá àyíwá. Ọ̀sẹ̀ ṣe ké. Ṣé bá tọ̀dọ̀ wá? Ṣé sọ́ọ̀rì o? Má bínú o. You were here yesterday. O wá bí lánàá. Say yes. Orí bẹ́ẹ̀ ni sá. I saw you with a man. Mo rí ọ pẹ̀lú arákùnrin kan. Say ẹ̀hẹ́n. Omi ṣe bẹ́ẹ̀ lórí. What is your business? Ìwo lélẹ̀ yìí. Báwo ló ṣe kàn ọ́? I said ah. ah. I just wanted to help you. Ọ̀sẹ̀ tó ń fẹ́ ràn lọ́wọ́ Say shut up. Ìpanu rẹ mọ́. She started abusing me. Tó bẹ̀rẹ̀ sí mú mi bú. She abused me. Ó bú mi. If not for the Holy Ghost. Tí bá ṣe ti ọ̀rọ̀ mímọ́ That kind of abuse is terrible. Irúfẹ́ ìbú yìí, ó pọ̀ lápọ̀jù. I know those those those kind of girls, they know how to abuse someone. Èyí tí àwọn The thing pained me. But I cannot fight. So I said, okay, thank you for abusing me. But let me tell you what I saw. So you see, that man that you slept with yesterday, from the head to the waist, human being, but from the waist downward, is a goat. That's what I saw. So I said, Baba, ah, sir, please come back. Come back. Yes. Yes, you are correct. Òótọ́ You are correct. Òótọ́ ọ̀rọ̀ When the man was committing morality with her. Was doing it a strange way. Ọ̀nà And not only that. Even though the man used condom. Ilẹ̀ When the man released into her. It's like somebody poured pepper into every part of her body. Nígbà tí àtàwọnú àgbára òun wá ní. Ah, what should I do now? I said, I'm going to my room. Okay, mo lọ sí yàrá mi ṣe I will follow you, sir. I said, don't follow me, o. Oh. Okay, àyè yọ. She started crying. She started begging. I said, okay. Come. Máa So I took her to my room. I ministered to her. She gave her life to Jesus. And I said, kneel down. And start praying. Jesus, comes into my life. And I was watching her. All of a sudden, this our God is merciful. Oh. All of a sudden, her face changed and started to scream. I will never do it again. I will never do it again. I promise you. I will never do it again. I quickly sat down. sister, bá open your eyes. Who are you talking to? She now told me that as he was praying, a very tall man, taller than the building, that is like the head is touching And she said, Jesus took her to help her. She saw different kinds of places. Different kinds of people. And Jesus was saying, look at this one. When she was when she was in the world. She was using her hair. To entice men. Look at this now. Look at this one. She was using her bonbon. Ó to make men to fall. Láti mú káwọn ènìyàn ṣubú dájú ọkùnrin. He now saw her friend. Ó bá tún rí ọ̀rẹ́ rẹ̀. Who died a month ago. Tó kú bí oṣù kan sẹ́yìn. That one was now begging her. Ilé ìwà ń ẹ́. Calling her name. Ó fi orúkọ rẹ̀. Begging her. Ó bẹ̀ Please. Sọ. Please. Sọ. Water. Omi. Please. Fún òun Water. Omi lòun nílò. Jesus now said. Jésù bá sọ Do you want to come here? O fẹ́ wá sí bíbá ìlú ìṣẹ̀lẹ̀ yìí. And I said, no, I will never come here. I will never do it again. I will never do it again. That was what I had. She gave her life to Jesus. The devil uses sex to fragment life. so you may be here now. and part of you is in Ghana lára rẹ nínú rẹ bẹ nílùú Ghana. ọ Australia. tàbí ìlú Australia. ọ Afghanistan. tàbí Afghanistan. or even inside the sea. ó ṣe ṣe kó wà nínú omi. because of this problem. torí ìṣòro yìí. It now becomes a double tragedy. If the person that you are sitting with is a witch or a marine princess. So anytime they go for their meeting. A part of it is automatically there. A lot of lives have been fragmented because of free sex. And so to be. Òtítọ́ A fragmented life. Will find it so difficult to be focused. He will start a project but he will be unable to complete it. Tó bá dáwọ́ lé nǹkan láti bẹ̀rẹ̀ sí ṣe kò ní lè parí rẹ̀. He will find it so difficult to stick to one partner. Yóò nira fún láti lè ìmú ọkùnrin tàbí aya kan. because he has been fragmented. ṣé àti kí sọ̀rọ̀ tó pọ̀. his mind will always be wondering about during prayer meeting. nígbà àkókò àjọ ọkọ rẹ̀ yóò máa rìn ìṣèlú lórí. a fragmented life will face temptation but he will not be able to resist it. ìgbà yẹn tó ti yẹlẹyẹlẹ yóò Kọ̀dútì ìṣe ọ̀sọ́kùnrin lè. Fragmentation will lead to vagabond life. Nígbà tí ayé yìí bá ti fi yẹlẹ yẹlẹ yóò di láàrin kiri. Mind blockage. Ọkọ rẹ̀ pàápàá yóò ṣíjú. Lack of self control. Kò lè ìpara rẹ̀ ní ìjánu. Darkness of the mind. Bẹ́ẹ̀ni ọkọ rẹ̀ pàápàá yóò ṣókùnkùn. It can lead to barrenness. Ó lè fa ìyàgàn. Anxiety and emotional turmoil. Bẹ́ẹ̀ náà yóò máa ní wàhálà àti àìbálẹ̀ ọkàn. Negative thinking. Àwọn èrò ọkọ rẹ̀ yóò lòdì. And most importantly, evil soul tie. When it comes to the issue of sex, man is always ready. That is why men don't menstruate. Men don't menstruate. Àwọn ọkùnrin ẹ̀jẹ̀ kì í di alára wọn ní òrèkóòrè tó ti máa ń bá obìnrin. But a woman must be prepared to be made ready. And that is how God creates. So a man that is not showing respect. Not showing kindness. Not showing understanding to his wife. That woman that man is not preparing the woman for good acceptable A woman is ready to give herself totally to the husband This is sees that the man really cares. Arábìnrin ó ṣetán láti fi gbogbo ayé rẹ̀ sílẹ̀ fún ọkọ yìí nígbà tó bá rí pé ọkọ yìí gbogbo ìgbà tó máa ń ṣètọ́jú òun. When it now gets a situation whereby the the woman will say just do what you want to do and get out. Ṣé bá ṣé bá ti wá ti ṣe arábìnrin sọ pé ṣé àṣekọ̀ọ́ ló fẹ́ kí That is no longer love making. It has become hatred making. Or anger making. I pray that the Lord will give us understanding in the name of Jesus. Number nine. Sexual intercourse is meant for two major things. Ìbáṣepọ̀ ó wà fún ìbálòpọ̀ wà fún nǹkan méjì. Number one. Àkọ́kọ́ rẹ̀. For procreation. Láti bí ọmọ. Genesis one twenty two. Ṣé Genesis orí kìíní ẹsẹ̀ And number two. Ìkejì. For satisfaction and pleasure. Láti ní ìtẹ́lọ́rùn àti ìgbádùn. Proverbs five nineteen. Ilé ìwé oríkà rẹ̀ ṣe ìkọkànlélógún. When a woman opens her mouth. Nígbà tí arábìnrin bá la inú rẹ̀. And say, ah ah. Ṣé ah ah. Is this food? Oúnjẹ wà níbí you are making a very terrible statement. ọ̀rọ̀ tó burú ló ń sọ jáde lẹ́nu. that statement is not correct. ọ̀rọ̀ tí òjá ló ń sọ yìí. that statement is not right. ọ̀rọ̀ yóò sọ kò rí bẹ́ẹ̀. It is not only meant for procreation. Kèké ó wà láti bímọ nìkan. It is also meant for satisfaction and pleasure. Wọ́n láti ní ìgbádùn àti ìtẹ́lọ́rùn. And that is how God created it. Bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀ nìyí. And number ten. Ìtẹ́wàá. There are two separate worlds that is used in the Bible to describe sexual intercourse. ọ̀rọ̀ méjì tó yàtọ̀ sára wọn ni bẹ́ẹ̀ ni ṣàpèjúwe ìbálòpọ̀. when you read your Bible there are two separate words. nígbà tí a bá kábẹ́ẹ̀lì ọ̀rọ̀ méjì tó yàtọ̀ sára wọn bẹ́ẹ̀ lò. to describe sexual intercourse. láti ṣe àpèjúwe ìbálòpọ̀ number one àkọ́kọ́ rẹ̀. new to know new. láti mọ̀ ọ́. number two. ìkejì. is to live. láti sùn pẹ̀lú. and Adam knew his wife. But when it comes to the issue of lay, that is the wrong one. The Potiphar's wife said to Joseph, Come and lie with me. Aya Potiphar sọ fún Lay. Two separate words. Ọ̀rọ̀ méjì tó yàtọ̀ sí ara wọn. That new is the correct one. Ọ̀rọ̀ tó ó mọ yìí òun ìjó tán. The lay is the wrong one. Wá bá mi ṣe ní tí sọ. That word new. Ọ̀rọ̀ tí a ṣe ni ó mọ yìí. In Bible Hebrew language. Nínú Bíbélì ní èdè Édérù. It is called Yada. Olè à pè ní Yada. Yada. Yada. Yada means. Yada is what? To know intimately mọ̀ títẹ́títẹ́. Yàrá yìí. Yàrá ìtumọ̀ sí. To have deeper understanding. Láti ní òye tó jinlẹ̀. In other words. Ohun ti àṣọ ni pé. You know and you understand that woman character very well. Ó mọ̀ ó sì lóye ìgbà dáradára. You know and understand her emotion. Ó mọ̀ bí èrò ọkọ rẹ̀ ti ń lọ. You know her privately. You know her smell. You know her attitude. You know her in a way that nobody else knows her. So you can explain her very well. So that is what they call yàdá. Ó ṣe àṣẹ yàdá yìí. So you can see that a lot of things are involved. Àwọn lè sọ ọ̀pọ̀lọpọ̀ kan ló ní ṣe pẹ̀lú rẹ̀. And you see unless unless you are married. Àyàfi o bá ti ní ìyàwó tàbí lọ́kọ. And you are living together as husband and wife. Jọ ń gbé kò gẹ́gẹ́ ọkọ àti aya. You cannot really attain to this kind of understanding. O lè jẹ́ ìpele irúfẹ́ òye yìí. You cannot yàdá. Yada also means. Yàdá To do it in the right way. You do it in the right way. There is a way to have sex with your wife or with your husband and it will bring glory to God. And there is also a way to do it and bring glory to the devil. A carnal Christian will only be interested in what pleases him during sexual intercourse. Nígbà tí a bá ní ìbáṣepọ̀. And unfortunately. Bó ṣe ní láàánú. Many so-called Christians. Ọ̀pọ̀lọpọ̀ àyìnbá pèrè àwọn Because they lack knowledge and understanding. Wọ́n kò sí ìmọ̀ àti òye fún wọn. They embrace it. Àwọn náà ti tẹ́wọ̀ gbà. Ẹ̀jẹ̀ wẹ̀. Ó dáa. Is my husband. Ọkọ mi jà ní. Is my wife. Aya tí mo fẹ́ sílé ni. I can do it anyhow. Ló bá ṣe ìwà láti lè gbà No. Rárá o kò rí bẹ́ẹ̀. You must understand yàda. O gbọ́dọ̀ ní ìmọ̀ If you don't understand yada. Ah, tí o bá ní ìmọ̀ tó jẹ́ yada. And you are doing it the wrong way. Wá ṣe ní ọ̀nà tí kò tọ́. There are consequences. Àtibọ̀tán bẹ. For example. Fún àpẹẹrẹ. The people in the world. Àwọn ènìyàn tó bẹ́ẹ̀ náà lẹ́yìn. They have different names. Wọ́n ní orúkọ tó yàtọ̀. And positions. Àti pé bí ó ṣe wà. There is a position known as butterfly position. Ìkọ́wà tó jẹ́ ti labalábá. There is one they call face-to-face position. Ìkọ́wà tó jẹ́ àwọn àdójúkọ ara wa. There is one they call oral position. There is one they call touch your toe position. Thank you. There is one they call exotic position. That one is difficult. Don't worry. I don't want to explain it. Mm-hmm. There is one they call acrobat position èèyàn ti ṣèjẹ́ ní pé ó doggy doggy position. That is the way the dog sleeps with its owner. There is one they call standing position. There is one they call armchair position. There is one they call deep impact position. I can go on and on and on. But I don't want you to be looking at me one kind. I'm still a man of God. <laughs> Amen. Praise the Lord. The most important thing is that you must bring God into your sexual life. Ohun tó ṣe pàtàkì jùlọ ni pé Ọlọ́run gbọ́dọ̀ wà nínú ìgbésí ayé ìbálòpọ̀ wa. The best and godly position. Ipò tó dára jùlọ tí Ọlọ́run sì fọwọ́ sí. For sexual intercourse. Fún ìbálòpọ̀ ọkọ àti aya. Between husband and wife. Láàárín ọkọ àti aya rẹ̀. Listen very carefully now. Ẹ gbọ́ mi dáradára báyìí. The best and godly position ipò tàbí ọ̀nà tó dára jùlọ. for sexual intercourse between husband and wife. fún ìbáṣepọ̀ láàrin ọkọ àti aya rẹ̀. is for the man to be on top of the woman. òun lè jẹ́ ọkùnrin wà lókè aya rẹ̀. Not the other way around. While the woman is lying down. They call this position missionary position. Missionary position. Listen. Ẹ̀tẹ́ ti gbọ́ shall I uh, stop now? <laughs> The Bible says. "Why Submit yourself to your husband. When a woman lies down she is obeying and fulfilling that scripture sexually. Òfin ìṣe ni pé ó ń gbọ́rọ̀ ó sì ń wà ní ìmúṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Bíbélì yìí nípa ti ìbálòpọ̀. The Bible says. Bẹ́ẹ̀ni sábà yìí. Husband. Ẹ̀yin ọkọ. Honour or respect your wife. Ẹ bọ̀wọ̀ tàbí kẹ́ bu ọlá fún àyà yín, àwọn àyà yín. When a man kneels down. Nígbà tí ọkùnrin bá wà ní orí eékún rẹ̀ in between the two legs of a woman. Láàrin ẹsẹ̀ méjèèjì ti aya rẹ̀. He is fulfilling that scripture sexually. Ó bọ̀wọ̀ tàbí ó bu fún ipò ìbálòpọ̀ yìí nípa sí bí ṣe kọ́ ni. Now, when both of them now lie on each other in that manner. Both of them, both the man and the woman. They are now honouring the Lord who is the creator of marriage and sex wá bọ̀wọ̀ sí olúwa ẹ jẹ́ ẹlẹ́dà ìgbéyàwó òun ìbálòpọ̀. according to genesis chapter two verse eighteen. gẹ́gẹ́ bí genesis orí ẹsẹ̀ ìkejì ní ogún. and hebrews chapter thirteen verse four. àti ebèrè oníkẹta ẹsẹ̀ ìkẹrin. any other position. ipò tàbí ọ̀nà mìíràn tó yàtọ̀ sí. that we employ from the world. ìṣòkan láti inú ayé yìí. will definitely bring disaster. Yóò mú àjálù wá. It will open the door for demons to invade your home. Yóò fi àyè gba àwọn ẹ̀mí ètò láti yalu ilé yín. It will cause serious trouble. Yóò fa ọ̀pọ̀lọpọ̀ ìdààmú. I think I have to stop here now. Ó dàbí pé màá bẹ́ ẹni dúró ní ìwà báyìí. Amen. Àmín. Let me conclude. What do you have to do? Go back to your Eden. Padà As you go back to your first love. Remember how you started. When you first met each other. You don't cover anything for each other. Kò You bath together. Ẹ̀jùmọ̀ You sleep together. Go back your Eden. Padà lọ sí Eden rẹ̀. Number two. Ìkejì. If you have been doing it in the wrong way. Ask God to forgive you. And then change. Number three. Ask for fresh grace. And fresh oil. To come upon your marriage. And ah, number four. See your sexual activities as a fellowship, not as a warfare. Ẹ̀rí ìbálòpọ̀ yìí gẹ́gẹ́ ọkọ̀ àti ara gẹ́gẹ́ bí àjùmọ̀ṣe ni kì ṣe ogun. Some men can be described as hit and run men. Àwọn ọkùnrin náà àti àlejò àwọn ní àwọn ọkùnrin dé. Ó sáré wá ó sì sáré bá tirẹ̀ lọ bẹ́ẹ̀. They are not bothered about the woman and they are very very aggressive bá ti kọlu aya rẹ̀ tó ti ẹ̀mí lẹ́rìn rẹ̀ tó bá ti ṣe tán ó kò dìde ti ẹ̀mí yẹn. It is not a warfare. Ogun kan ni òkú ṣèjà. It is a fellowship. Àtìmọ̀ṣe ni. Every fellowship starts with praise and worship. Gbogbo àti gbogbo àtìmọ̀ṣe báyìí tàbí ìbáṣepọ̀ báyìí. That is that is the first stage. Orí orí ìgbésẹ̀ ni. It is the stage of excitement. O ṣe ẹ̀ ń jẹ́ kí orí ara ìlú èdè wú. You are talking to each other. Ìgbìmọ̀ sọ̀rọ̀. You are showering praise on each other. You are telling the woman how beautiful she is. You, you are telling the man how muscular he is. Ah, that is the praise and worship section. From that stage, you move to the second stage. They call it a playful stage. That is the state of the real act. When you finish that one, you now move to the last stage, What is the state of thanksgiving. You have to thank the Lord for giving you the strength and the power <laughs> to carry out your responsibility. I am going to stop here. I'm not talking again. Let us rise up. <laughs> Let's close our eyes, please. Now begin to bless your wife, bless your husband, bless your marriage, bless your children. Bless them, bless them in the name of the Lord. Pronounce blessings upon them. Pronounce blessings upon them. Pàṣẹ Thank you, Jesus. In Jesus' mighty name we pray. Orúkọ Jésù forth your two hands ṣáájú ojú wa káàkì náà wà mẹ́sì síwájú wa. First, put your two hands now. And let your amen be strong and dynamic. Father, in the name of Jesus, I declare that this week for you, it shall be a week of testimony. Whatever you lay your hands upon this we shall prosper. In the name of Jesus. And it shall be well with you. Where others are failed, you will succeed. I said, where others are failing, you will succeed. One more time, where others have failed, you will succeed. In the name of Jesus. Thank you, Heavenly Father. I cover you with the blood of Jesus, and it is well with you. Father, all these prayer requests, answer them in the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Don't forget on Wednesday the Manawata program continues. Let us share the